وعلى آله وصحبه أجمعين أما بعد فيا أمة الإسلام نوصي ونوصي بتقوى الله لقد أمر الله سبحانه وتعالى الأولين والآخرين بذلك بل أمرهم في مواضع كثيرة في كتاب العزيز قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله إنه الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام إن الله سبحانه وتعالى كان يوحي إلى رسوله صلى الله عليه وسلم حين بال عليه بما قد مضى من الكفار الأولين من معاملتهم العنيفة الرديئة القبيحة مع أولياء الرحمن ومن ذلك ما قصه الله سبحانه وتعالى علينا في قصة صاحب ياسر وقصة كيف قتله قومه وكيف أكرم الله سبحانه وتعالى في إخوان الجنة ومن ذلك القصص ما أصحوا علينا رسول الله صلى الله عليه وسلم بما أوحى الله سبحانه وتعالى إليه من قصة رجل عابد ترهب بعد أن قد تعمق في التجارة وكان ينقص مرة ويزيد مرة حتى ترك تلك التجارة باحثا عن تجارة خير من تجارته الأولى ألا ذلكم الرجل يقال له جريد دريد الراي دريد العابد لكنه بعد أن بنى صومعته وتعمق فيها انقطع عن الناس بل انقطع عن الدنيا بكلها إلى أن أخبرناكم بما جرى بينه وبين والدته يوم من الأيام حتى كررت والدته المجيء إليه ثلاث مرات وفي كل مرة تناديه ثلاث مرات الصلوات وقد فرض الصلاة أن الفكرة الفجر صلى الله عليه وسلم أن ترى أنت ما جاء يفوقها ربما يكون كان نبيها فايس على كل أتي على تصحبها كما أن أنا أرى بالله صلى الله عليه وسلم في يوم القيامة إما الناس ممكن أن تكبر الله سبحانه وتعالى يقول سنة أين التي برورة أن اتقوا الله أجاكم ولهم الله سبحانه وتعالى àsọtẹ́lẹ̀ tó sọ fáwọn tó lọ sáájú wa náà lélẹ̀ o náà ni àsọtẹ́lẹ̀ tí ń sọ fún àwa náà ipé ká bẹ̀rù àwa ń bẹ nínú àdáníkànsí rẹ̀ àti ní ara tó jẹ́ alẹ́ máa páyà rẹ̀ nípayà àti tòótọ́ ẹyọmọ̀ yànú ẹ̀sìn a tí wọ́n máa ń ṣe fáwọn tí ọba fẹ́ dúó sójú ọ̀nà bóòrò sí bẹ̀rẹ̀ gbèsè ayé rẹ̀ asọ́ ní jẹjọ kí ọ̀sẹ̀ lánà àti ya rẹ̀ asọ́ ní jẹjọ kí ló fà á tó fi di ábídù asọ́ ní jẹjọ ibi tá a náà ni pé màmá rẹ̀ wá ba lẹ́ẹ̀mẹ́ta ìsì ń ní àsìkò ẹ̀kọ̀ kan tí wá ya Rabb ummi wa salati ọlọ́run ọba kí wa báyìí

ó ti ẹ̀wà di pé ìyàwó àwọn òpó sílẹ̀ yóò tún tí bóò tó ti gbọ̀ mara ń bí eléyìí sí yẹ tí ìtò òwúlẹ̀ ọ̀dáyà ló ń kírùn rẹ̀ lọ jọ́kìní jọ́kìdì jọ́kẹta ìyàwó ń tẹ́wọ́ sọ́lọ̀ pé Allahumma la amátaka Allahu hatta tanzura ila wajhika al-mumisat ọlọ́run ní jí okú obere tí àwọn obìnrin panṣágà bá tó wojú rẹ̀ jẹmáà àbọ̀m̀bí núktọ̀ ya rẹ̀ ìyàbínú lọ padà níjọ́ kẹta jùrẹ́jù ń bá ìsẹ̀mí rẹ̀ lọ pẹ̀lú ìmọ̀ bọ́lọ̀ ọba rẹ̀ nájú ìyàwó òtùpàwọ́tì ọ̀rẹ́ ó ti pàwọ́ ti ìbádá ìwá ń lékún jòjúmọ́ jòjúmọ́ hátàn tàṣàrọ̀ ọbarúrú filkọríà ọ̀rọ̀ jùrẹ́jù wá gbalégboko táwọn méjì bá kó mẹ́ta mẹ́rin bí kẹta bá ń sọ̀rọ̀ pà ah, jùrẹ́jì bí ṣe ń bá lọ yìí ó ní agbára gan o ẹ̀ẹ́n à ah, jùrẹ́ ó tí kò rí tí ìyàwó roma kò tọmọ roma kọ́nà mọ̀mọ́ rẹ̀ lọ gan bá gan kọ̀ wà kíyà à ah, àwọn ìbádà ti domi ara ìbára ti jẹ̀bi o oún kálukú sàrìsọ ti ọba dìjọ kan àrú ìsọ̀rọ̀ ibi àwọn ẹ̀kọ́ tí ọlọ́run kẹta nàbí ọ̀kọ́ wa ti ń ṣẹlẹ̀ wárí ìgbẹ̀rin jókòó àwọn èèyàn pọ̀ láàrin ara wọn fàzákẹ̀rọ bànú ìsọ̀rọ̀ ìbádàtà jùrọ ìjì ní ń bá ń sọ̀rọ̀ ń pa ìbádà rẹ̀ pé ha lórílẹ̀ lónìí ìkẹ́

in tó gbìyàn ọkàn pé ẹwù in ti máa wá láti ti patrick ní kìíní yóò 53 ní àmáríkà abẹ́ àwọn kan ma wọ́n sọ díẹ̀ ti 48 wọ́n sì ń tàbọ̀ kan 5,000 48 ní ó ti yọ márùn 5 times 5 yóò fa 25 25,000 ló ti yọ yóò wà díẹ̀ 10,000 ní ó tẹ́ràn yóò kú ìtàdìyàn bá lórí ah, ọjà yóò dáwọ́ àfáà

ọba lọ sí di tẹ́mpù jùrẹ́ìt pàtà àrùn ọ̀dọ́ tí láàrù ọlọ wọ sọ pé pé téèyàn bá rírú obè bẹ́ẹ̀ kò sí tọ́ pamọ́ lára rẹ̀ yóò kọjá lọ lọ́nà bí ojú wíńdò jùrẹ́ìt jùrẹ́ìt ní mọ̀sílára kò ní wọ́pù àti yíò fọ́làm yẹ̀lẹ́tẹ́fì ìlẹ́yà ó tí ẹ̀ sẹ́sì wọ́n sẹ̀jú kàbá ìjúrẹ́jù sẹ́sì wó ó sì bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ bá ó ti wá ká obìnrin ìlà ọkùnrin kẹ́kẹ́ ìgbẹ̀ ma ń dẹ̀rẹ̀ tó bá ti wá rẹ̀ òun tó rùn bá ti mú mú mú mú tàbí rọ́lẹ̀ tó fẹ́ sinmi yóò wà dá àwọn ẹran rẹ̀ wà sí abẹ́ tẹ́mpù jùrẹ́ owó ma sinmi mẹ́ tó kọ́bẹ̀ náà ló jíwà àwọn èyí tí ó bá fẹ́ jẹ kákan jáde ó ti ẹ̀nà yìí dáadáa arí ó tilẹ̀ tóbi bá gbọ́dọ̀ ọkùnrin wa ó fọ́ra hàn á ah, fa amka net tí ó sí nẹ́tíwọ́kì tọ́lọ́ lára rẹ̀ bá rọ́lù obìnrin yẹn lórí ẹ̀kọ́ mẹ́júmọ́ lọ́bá dé obìnrin yìí tọ́jú yóò tí ẹ̀ tí ẹ̀ sùn ní kejì kẹtàkẹ́ ní pàmù kẹta nígbà tí di pé òun yọ tán fáwọn alága ti gbìlá àmà ní ọba bímọ ọkùnrin ọmọ ọkùnrin tó bí ìlú ti pé ní ẹbá lọ gbóbẹ̀rẹ̀ wípé ta lọ́kọ rẹ̀ mímọ̀ ní hádà níbodò ti rí ọmọ tó ń gbé kí torí ààrí kó sí ní káàmì kẹta tó ní ààrùn bẹ́ẹ̀ ti bí ní náà lọ́dá Abu Jurayj al-Abid ar-Ra'i Jurayj ti máa ní ọlọ́run ó ní ó lóyún wọ́n ní Jurayj bọ́ọ̀rọ̀ gẹ́gẹ́ wọ́n ni ó ní min sawma'atihi fa asobani, tí má ti dé tí má ti pé yóò sọ̀kalẹ̀ láti òkè sọ́mà tí ń dánwò fún rẹ̀ ah tí ń kàlùkù wọ́n sí kúrò àwọn jọ kó wá pọ́ ah! ẹwà máa wò kí wọ́n kọrí sí tí rẹ̀ jù wá nígbàrí bí sẹ́mù rẹ̀ ó ń kàrùkú ń gbàtí àmbọ̀ láti lé wọ́n ti mú fásitì lọ àáké jùrẹ́jù òun sẹ́bàdé àti ẹ̀lọ inú ríwáyà mi bí ẹ̀ tẹ́lẹ́bẹ̀ ìsẹ́nzàlú wọ́n pẹ́ jùrẹ́jù fakalẹ́ ó fọ́làmì òkè límùhùn nígbé pé òun kò rí gẹ̀gẹ̀rò ma ó ti tán lọ nínú ìjọsìn sàdúwà lọ jẹ́ ọgbọ́n nǹkan tí ń ṣẹlẹ̀ láyé ما شعر بهم إلا أنه سمع بالفقوس في أصل صومعته إن تحبني أكبع دع دع مثال تنفر تنفر فيديو لكدو كولو لك فأخذ الحبل okùn tí fi máa gúnbẹ̀ lọ́bá sáré jẹ okùn lẹ̀ fásàdẹ́là ìbántò fún bọ̀ in délẹ̀ wọ́n ra mú èébú ní ọbẹ̀rẹ̀ sí èébú ìpọ̀ kí là ń bú lára rẹ̀ gan ìyàrá ẹ̀kọ́ jẹlé yìí wọ́n ò bí ìwé ìbí nìyàn gan bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ẹ̀kọ́ tínú dọ̀rọ̀bó في عنقه وعنقها حبلا وجعلوا يطوفون بهما ní a bá kojúbò okùn wọ́n sọ sí lọ́rùn wọ́n kojúbò okùn wọ́n sọ sóbìnrin náà lọ́rùn wọ́n wá sun a méjèèjì pọ̀ wọ́n wá ń fi hàn káàkì ìlú ẹwà kí ni wọ́n wí wọ́n wá ń sọ fún jọlù pé mìírọ̀ an tó họ́ díkùn mẹ́sàbì amẹ́lì sí a mi ibú ẹ̀ẹ́sì mọ̀ pẹ̀lú ẹ̀yìn ọlọ́run ẹ̀wà ń sayé bí ẹ bá ní ẹwẹ́kẹ̀ yẹ́rùn rẹ̀lẹ̀ dì sí náà sọ àtọ́bí ìpọ̀n kọ̀ wọ̀nà bí ọwà sọ́ọ̀ wọ́n tó búrẹ̀ lọ́lára rẹ̀ kọ́màndù àwọn akẹ́wó ó kù pé wọ́n gbàbẹ̀ kọjá ní ọba gbàbẹ̀ kọjá ní ọmọ méjì lọ ní àtọ́míkàràgbà yán ó òun kúmà òun pọ̀ tí gbàgbà lọ́kùn lóṣù gbogbo rẹ̀ ti ní ọba mo dí àdúgbò àwọn oúnjẹ fàkọ̀rọ̀ jìnà yàngúrùnà ilé láwọn obìnrin oúnjẹ yìí ní ọba rọ́bọ̀ ta ló ń bára àwọn tí wọ́n mú kí lọ́dẹ́ kí lọ́dẹ́ ìgbà wọn tó bá ní à èdè pẹ̀lẹ́ ní ọlọ́run ní gbogbo bá ń ẹjá ojú wọn ẹjá ojú ẹjọ́ ọlọ́run ó lọ àwọn dà pátápátá gbogbo wọn ṣe wù lọ́tún lọ́sì ó sì smile sí àwọn aráàlú rí ojú rẹ̀ wọ́n ní máàzọ̀ ìkà jùrẹ́ ìyún hátà mọ́rọ̀ bìbẹ̀ ìtì jàwálì sí wíwá pàrọ́mẹ́lì ṣe ẹ̀rí kọ́rẹ̀ láti pàtàkì rẹ̀ sínà nígbọ̀ wá jádùgbò àwọn ń rẹ̀ ọlọ́dìdọ̀ láyé àtàlìkì a máa hàn fàgagá wáyá o gbogbo ọ̀ràn tí wọ́n mú wa fún táàmọ̀wọ́ mẹsẹ̀ bẹ́m̀bẹ́ láyé tó jẹ́ pé àlìkì a máa láyé ó ti mà pé àṣà àlọ́wọ́ ń bẹ̀ ọlọ́mọ̀tàrẹ́wò pa o read Buhari oh, oh, oh, sorry Usman orin ìgbìsẹ̀ wọ́n ni àà ah, ọ̀rọ̀ sọ́rẹ̀ wọ́n ti gbọ́n wọ́n ti àkẹ́ wọ́n ti bá gbogbo tẹ́mpù rẹ̀ jẹ́ ó wọ́n ni wailakum malakum kí mọ́ ṣe gan wọ́n ni ahbalta hadhihi ebóbi tó fún lóyún rẹ̀ bọ́ bá sì lóò fún lóyún sọ́bọ̀ tí bá sì rí rẹ̀ ebọ́ mẹ́rin lọ́wọ́ rẹ̀ fadahabu ilal gbogbo tó mọ̀ ṣẹlẹ̀ rẹ̀ gúrédì o ni agrikúrù fàtúrí fàtúrí bí ọya mọ̀ pé rí kí n tó lajú ọsánkì lọ́pọ̀ nígbà ìgbélé ọba ìlú lọ bí omi gbogbo ẹgbẹ́ ṣe nǹkan ní ìgbìntọ́fẹ́ sí ilẹ̀ fi jùrẹ́ ìjù tí àti ọ̀sẹ̀ táwọn alẹ́ ni ọlọ́run tó kúrò rílẹ̀ báyìí jùrẹ́ ìjù jùrẹ́ ìjù ọba bá ní ìrẹ́ jùrẹ́ ìjù náà mùsùlùmí láàrin kúnnà nàrọ́kà khayran nas gbogbo wa tí wọ́n bá ti sọ̀rọ̀ rẹ báyìí ọ̀wàrí yọ ma mú àpé sáwà náà sí lè jà báyìí bá ti ẹ̀lẹ́ jà báyìí àà sí ẹ̀lẹ́ jà bẹ́ẹ̀ ibi ta máa wínú sẹ́bí tó tí ẹ bá wá pèèyàn lẹ́ni ọlọ́ bí nǹkan bá ṣe rí ó lè tó wà láẹ̀rí fọ́dọ̀ lọ́nà ni ọ máa padà sí jùrẹ́jù ní dàárú ni àtàwàgbà wà árùkà wákàtẹ́ ó dá kápẹ́ tẹ́ bẹ́ẹ̀ sí fún mi nínú wákàtẹ́ mọ́ Muhammad wà kánà mẹ́ngbà náà nínú kùtílà bẹ́ẹ̀ sì ní nínú òfin ọlọ́run tó fún wọn lásìkò ẹ ń bẹ́ẹ̀ jẹ́sìn àti ó ti mọ̀ pé wọ́n pà ní ọba ní ogúhù fásúlùgbò ọ̀yẹ̀ ẹ̀yẹ ló débẹ̀ ní o kíkà ní o ń gbò ràn bá láti ẹ̀ láti ẹ̀ kẹyọ jẹ́ yóò ọwá ní ọgbọ́n ní ẹ̀ wọ́n fẹ́ gbà nǹkan tẹ́ bá lè fún mi àìmọ́ yẹun rẹ̀ kí lọ́gbà gbà rẹ̀ tí ó kí tí gbogbo ayébádà bá wà náà ṣe dàí wọ́n sámọ̀ ìpé ọ̀sẹ́ àìsẹni ọlọ́run àṣọ́alẹ́ni ọlọ́run àwọ̀ òfin ayé wa gbá ẹ̀nà kankan inú òní olórí ibú lòun òmùtí òbí òní pé olè lòun páyàn nǹkankan òun sì ń jẹ́wọ́ ewu wà ní tàwọn ìtàláhàkà subhanallah la ilaha illallah kí n tí èyí náà fi àrákà méjì pèrè sí pípàdé lẹ́yọ́ fẹ́ sí pàmí ojú ẹsẹ̀ ìṣájá ìlàlọ́ ó ń dojú ọlọ́n kọmọ̀ wípé kò lè já òun níta ma wọ́n ni ṣe gbogbo <laughs> ilé ìwá ni nìṣẹ̀jú èdè èdè lè máa dúó de kú ẹ dúó de kú tọba mú ọsálọ̀lá lọba ọba ní kí wọ́n yà fún ọba tó lè pẹ̀lú náà níbi ìlónìí àtìwọ̀ náà kí ni kí n ṣe bóò ni àṣírí ó ṣe tú wípé nìkan bóò ó ṣe mẹ́ntọ́jẹ́ kí ni mo èmi náà mú ń tàn ìwọ náà